تقوى الله هذه وصية خالقنا للأولين بل وصيته للآخرين وقد أمرنا بذلك في مواضع كثيرة في كتاب عزيز قال الله سبحانه وتسامى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شون عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا لقد أكرمنا الله بالإسلام وجعل كرة عين نبينا في الصلاة وجعل المساجد التي بنيت لوجه الله بيوتا له سبحانه وتعالى وأضافها إلى نفسه تشريفا لهذه المساجد وقد أذن برفعها بقوله تعالى في بيوت أذن الله أن ترفع لذلك عندنا ممنوعات في المسجد وما المراد بالممنوعات وهي كل ما ينافي قدسية المسجد وينقص من حرمتها لا بد من تنزيه المساجد من هذه الأشياء وقد ذكرنا بعضا من هذه الأمور في الجمعة الماضية من أمثال البيع والشراء ورفع الصوت بكلام من كلام الدنيا في المسجد وكيف بنى عمر بن الخطاب رضي الله تعالى عن أرضاه حبة يقال لها البطحاء خارج المسجد وأعلن على رؤوس الناس أن من أراد أن يغلق أو أراد أن يبيع ويشتري أو ينشد شعرا أو يرفع صوتا فليذهب إلى هذه الرحبة ومن ممنوعات المسجد ولا بد من تنزيه منه لا بد من تنزيه منه الروائح الكريهة لا بد أن ينظف المسجد من جميع الروائح الكريهة المستكرهة وقد كان رسول الله صلى الله عليه وسلم يحذر أصحابه خصوصا من أكل شيئا وبقي أثر من آثاره مؤذن للمصلين فإن الرسول يمنع من أكل مثل هذا من دخول المسجد كالبصل والثوم وعلل ذلك بأن الملائكة تتأذى مما يتأذى منه بنو آدم طبعا فبردها تسوى المسلمين أن ترى لكي كرات قريفان النبي صلى الله عليه وسلم أن يبردها نتبع من جاك يفوه الله بان لكي كان النبي وقال pàdìsàlẹ̀ kọ́lá rẹ̀ àti àwọn ará ilé ànẹ́bì àti sọ̀hábà rẹ̀ dákùn tó bá ń sàwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànẹ́bì jẹ́ wà mẹ́gbẹ̀rẹ̀ alìkíyàmà ò ẹ̀yìn àmì ẹ̀sìn mú ń fi àṣìkò rán létí ìbẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́gùn sẹ́rẹ̀ létí ìbẹ̀rù rẹ̀ anítàkùnlọ́ ẹjẹ́ àkọ̀nù ọlọ́run àsọtẹ́lẹ̀ tó bá dídà sọ́rẹ̀ fáwọn tó lọ sáájú wa oní ẹni ká ṣe ìpáyà rẹ̀ ní gàgá láàrin àwọn àtìyà rẹ̀ ọba dídà dákùn nínú àwọn tí ó bẹ̀rù rẹ níbẹ̀rù tí ó sì wọ́n láǹfààní láyé àti ìgbàgbà alìkíyàmà jẹ́jẹ́ kan ìbẹ̀rù ti manáfíkì mọ́sàásọwá tọba dẹ́dà tó fún tó gbé fún àwọn rẹ̀ arímọ́sílásí ilé ọlọ́ni ṣàwọ́ mọ̀ bẹ́ẹ̀ síbẹ̀ lásí báálù wal masajid mamnu'at wal masajidi mamnu'atun mẹ́sẹ̀ àwọn mẹ́sẹ̀ kan bẹ tó jẹ́ pé ọba dẹ́dà ta àbádànà bí a ẹ gbọ́dọ̀ sí tẹ́ẹ̀bá ti wà ní mọ́sálásí àwọn ẹ̀kọ́ yìí ọ̀pọ̀ tọ́nsọ̀ àsọ́lámùsìkí ni ò tọ́kọ wa àwọn àti sọ díẹ̀ mọ́sálásí kìí ṣe eré erépa kìí ṣe ilé erépa mọ́sálásí kìí ṣe ọjà ayé gẹ́gẹ́ bá ṣiṣọ́ ń pa àtọ́ rahimahullah tó bá ti rẹ̀ tó gbí ọjà wà mọ́sálásí yóò máa bí lórí pé sọ fẹ́ tàjà ní tó bá ti níbẹ̀ yóò ní ìlàb jẹmáà lára wọ̀ tí mẹ́sàrá sí lọ́rùn wa dáàgbọ̀rọ̀ mọ́mà fún o náà ni gbogbo tó bá lè fa òórùn kó òórùn lábùdá ni tẹ̀zílì masjid minarọ̀ wá yìí àìkẹ̀ríyà àwọn òórùn tó bá kú díẹ̀ káàtù ilé ìkọ́kọ́ bẹ̀rẹ̀ ní kéèyàn máa wọ sọ́ọ̀sẹ́ wa mọ́sálásí in ti ń kún ọ̀dà àti pẹ̀tró àti kẹ́míkà

tó lè mẹ́lòmí ma bì tó lè mẹ́lòmí ma gáàsì tó lè mẹ́lòmí ma fọ́ bomú bí àgbọ̀sẹ̀ eléwé bí orísìí alùkọ́tọ́kàkúrà náà ẹgbẹ̀pẹ̀ tẹ́yìn bá ti jẹ́ kọ́rùn tó kò lẹ́nu a máa pẹ́ oṣù ọlọ́ni mẹ́n àkàlàmì àárí ṣẹ́jọ́ ẹn bá jẹ́nu bí àbí ìṣọ́npa basol tó sọpa fóòmù àgbọ̀sà ni ó ayù ni ó ẹn bá jẹ́ kọmọ wà táìmù tí òun àbá tí kò lẹ́nu ẹ̀ kọmọ wà mọ́sálásí o fàlẹ́yẹ kọbanna musallana mọ́ wà mọ́sálásí o nígbà tó rùn bá tó lọlẹ̀ inú tó wà mọ́sálásí torí pé fa innal mala'ikata tata'adha mimma yata'adha minhu banu adam gbogbo tí máa ní àwa náà la nínú àwọn òórùn kó ìmá ní ọmọlẹ̀ ìkà náà dá jẹ́mẹ́ ìjẹ́ lọ́mọ́lọ́ bóòlì ṣùṣe máa tètè ráyè láàrin èèyàn tó yára jù gbogbo wa nínú àna ọlọ́run mọ̀lẹ̀ká mẹ́rin wà pẹ̀lú wa ìkẹ́m̀bẹ̀ lápọ̀ọ̀tún ìkẹ́m̀bẹ̀ lápọ̀ọ̀sì ìkẹ́m̀bẹ̀ wájú wa ìkẹ́m̀bẹ̀ lẹ́yìn wa iṣẹ́ méjì papọ̀ iṣẹ́ méjì yàtọ̀ àwọn méjì tí wọ́n papọ̀ ó ní àwọn kọsẹkọsẹ ni wọn hafazọ na wọn bákan náà kátàbà làwọn àwọn anìkẹ wájú anìkẹ lẹ́yìn ọba dẹ́dà gbá wọn yóò kalẹ̀ fún gbogbo tí ọba ti ta yọ ààlà bọ́lọ̀ sí ní kọmọ̀ lùsẹ̀ ní ẹmẹ̀lẹ̀ká ẹ máa sọ tí ẹ sáwọ́rọ̀ àmàlẹ̀kẹ́ ìgbà tí àwọn tí ó ń kọ̀ǹkan ìṣẹ́ tí ó rà wọnú àwọn tí ó ń sọ́ọ̀yàn annabi sì sọ fún àpẹ́fà innal malaikata tata'azza nínú yata'azza nínú banu adam gbogbo tí bá máa ń yọrọ̀ bí adámẹ́lá ì máa ń yọ àmàlẹ̀kẹ́ lá ṣìgánira yìí ṣìgánira yìí débi pé tí wọ́n bá kó bu aṣọ papọ̀ ẹ̀sẹ̀ tí ìdásọ rẹ̀ náà ah, aṣọ bà àwọn mọ̀lẹ̀ká ti ń bẹ wájú àti tìbẹ̀ lẹ́yìn wọ́n ma jẹ̀nà sí tí wọ́n bá ti jẹ̀nà sí èṣù ó lè wọlé kí ọmọ ọmọgbó ló fi jẹ́ pé téèyàn bá ti kó sáwọn kankan ní àwọn nǹkan yìí àwọn mímọ̀ máa kíyèsí ò lè ti bá yìí kan yóò wà máa ju àlìjẹ̀nà lójú àti òṣùmọ́n tánàbí bọ́wà èyí sàjẹ̀nà yóò jókù látẹ́yìn ìṣáì yóò máa mú tí trọ́fì ní mú dọ́bùtìrì ní ìgòkìní kejì kẹta kẹrin karùn ó lè mú 50 pound kò sì ní lọ dìde tọ̀ tí èdìdàjí yí rí bẹ́ tọ́ bá ti di pé èṣù ti ń gba ọtí mọ́ láàrin ìyàn bí se mú lèṣùnà ń fàámù àwọn ọmọ ọgbà àti ah! ah, ìdíjẹ́tẹ́ ìmọ̀-alágbájára ah, àti ìmọ̀-pọ̀ tí tó ní kàtọ̀ tẹ́ra mọ̀ ìtẹ́sù fẹ́ máa fi polówó ti ẹnu ọlọ́njọ́ gbogbo tó sì bá fẹ́ máa polówó ọjà méjì ó fàwà polówó ọjà wọn lọ ẹ́rì irú àwọn èèyàn báyìí àwọn àtàlìjẹnú wọ́n jọ máa sáyé ó lè fẹ́ nǹkan owó bìkan kọ́mọ̀rìmá ó lè fẹ́ òun jọ ohun òyò wọ́n sì bá wà rẹ̀ ìfẹ̀lọ́pàá rẹ̀ kan sáà tí a kúkú ń dà láàmú iná àdẹ́bí tó sọ pé èsù tẹ́wọ́ yẹ́jìrì ní ní ilẹ̀ adama mẹ́jìrọ̀ dámi gbogbo bí ẹ̀jẹ̀ gbà kọjá ilẹ̀ èsù náà ń tọ̀nù ara wa ń tọ̀nù ara wa ẹnìkọ́ sẹ́nìkejì rẹ̀ ó ń kálukú ní ìsì rẹ̀ mọ́sálásí tàbá wọ́n bọ̀ mẹ́ ẹwú ẹ̀kọ́ tó ga bóòlè yóò ṣe wà tí ó ní pààrọ̀ ń darú àfò 2 months irú ayé ò lè léyìí yóò sì gbé yòdò ìwọ́n ma gbébọ̀ mọ́sálásí kò ní sẹ́fù ọdún kan ọsísà rẹ̀ sáàrùn níkọmọ̀ kí wúrẹ́wúrẹ́ wọ́n ni mọ́ sákà kí ní mọ́má àwọn òbí jọ ọkùnrin ìkà ìnáà lọ wà láìwà pọ̀ fún wọ́n ní káwọn tó fi ilẹ̀ àwọn gbọ́dọ̀ sọ àwọn alamẹ́ríkà tí ò fi ní dẹ̀mẹ̀ pàmọ̀ sábòsì ó láwọn ọmọ àwọn tó jọ ìhun bó orílẹ̀-èdè lọ́sọ́s àlèmọ́ pé kẹ́ẹ̀bí lérè èdè agọ̀nà bó ṣe wà oṣù kẹjọ tó ti wẹ̀ kẹ́rì kí ló dé ó ní yọ́ sọ fáwọn wípé ẹni ó lè sọ̀rọ̀ fún ẹ̀nà ìzàṣẹ̀mọ́ dáánlọ́ ọjàrí tí wá gbé pé pẹ̀lú gbòrò tí mọ́ lọ pọ̀ méjì odò how many minutes yẹn kí n tó pọ̀ míyẹ tán máa lókò bí 10 minutes máa bọ́ sí bathroom máa sì máa dámi ókè sí nǹkan kan ẹjọ́ sà Quran how many pages máa ti lẹ́pẹ́jẹ́ ó ní ẹ̀ ìfẹ̀dàpọ̀ ẹni ó ní ẹwà ìṣẹ́ ìmọ̀ pẹ́ ilẹ̀ parọ́ èwọ́n lórí jù méjèèjì wọ́n ní sáàsì ní ìrìnkẹ́kọ́ kèé fọ́nú bó ṣe wà inú sáàsì pápò tí mo bá fẹ́ jẹ tí ó kùnná máa ló 5 minutes sí 10 minutes máa sì sẹ̀ máa fi gbú ẹnu máa sì yọnu oṣùkúṣù usáàtì tí ń bá bẹ̀rẹ̀ náà fílà máa ti sálámà náà kòtòrò pé máa kó mọ̀ yanu kan ẹjọ́ nínú ẹni tí ń fọnu àtẹni tí ń súnmọ́lọ̀ pẹ̀lú náfílà ta ló súnmọ́lọ̀ jù sẹ́rí pé èṣù ti dorí àlàmẹ́rí kodò fún jẹmọ́ ọ̀pọ̀lọpọ̀ náà nínú ẹ̀dá mú a in ìṣe in ilẹ̀ bihamdi kò sí tọ́lọ ń dá tí ọmọ sàkọ̀fọ́lọ̀ ni kò mí ní èèyàn ní kèsí ẹ̀ ní o tàbí bá tẹ ìmẹ̀kan dáwọn ìsálùgbò ọlọ́sì kẹni ẹ̀ nísàìsì ẹ̀mẹ́ ni bàbá olówó wáwó sẹ́ìtì tàbí tàwọn èèyàn bí márùn sáré fẹ́ lọ́wọ́ sí mí ah, bá àti ẹ̀kẹ́ àgbọ́wà sí àwọn fáàlì gbogbo nǹkan ní sáfọ̀mọ̀ fọ́lọ́ sí ti bá wá dá sí nìsìn tí ẹ̀ pa tí mi ló sì pa sẹ́ẹ̀mọ̀ pé àtúngbàgbẹ́ sí pàdánù ohun e, ṣẹ̀ìtọ́n ohun ọmọ pàbúrú kan bẹ̀ tó kéré àwọn ọmọ pàbúrú kan kéré in tí o ń sáàrùn sọ ní pé kí tí ọ sàtà ṣe tí lọ́gbọ́jọ́ sàtà kọ́kọ́ sàtà ẹ̀yìn ọwọ́ àtàkọ̀ ní ọ̀tọ̀ ó ti mọ̀kù tó bá ráyè tàbí ẹ̀yọ́ ma tà sí ọ̀rùn gbà lọ́wọ́ ṣẹ̀tọ́rùn orílẹ̀-èdè tẹ̀sí rẹ̀ o àwọn òórùn burúkú yìí àwọn màláíkà wọ́n máa wá pẹ̀lú wa àwọn kàtí ẹ̀mẹ̀ tí wọ́n wá fún ìrun tó wà ní sọ̀fẹ́ yata'aqabu fikum màláíkàtu al-layli wan-nahar ẹni tí ọba jẹni ọlọ́run yọ pọ̀ ládùá àdúwà gbọ́dọ̀ jà gbéyàn ló lọ́kọ̀ sọ̀yàn jẹni ọlọ́run nílùú gbéyàn mímọ̀ nítorí wípé wọ́n máa sọ fún àfáà pé àwọn olùsíwájú mi ohun sẹ́ ìpọ́mọ́ kẹta nínú ọdún a máa ń sọ pé ayé ayé ayé ẹ máa pariwo sí gbèsè ayé ìsàwúlẹ̀ gbé àpariwáṣì lọ́dún kan níbi kan wáṣì ìlú lórí ọ̀rọ̀ tàwí dìbí ìjọ́kejì àfáà bá lọ rẹ̀ kò bù wọn bóde ìmẹ̀ sọ́ra ní amúyá tí ń sọ wípé àdìkárù àdìkárù ṣé àwa náà ma àdìkárù ṣùgbọ́n àṣírí ń bẹ tí ò yí o kí lọ́jú orí rẹ̀ àdìkárù àárọ̀ àti rọ̀lẹ́ ebílẹ́bọ́lá rẹ̀ bíbi sọ àjẹ́ mọ́kà àti mẹ̀dínà ló mú tọ́rọ ní agbọ́lọ́báwá kọ má jẹ nàìjíríà ọ̀fọ̀ gíní yóò báyìí ló fi bá lọ sọ̀rọ̀ mẹ́kàbá tún àkàtọ̀ dorí kò dùnú ọdún ọmọ lílá dúró máa sí ṣe ìyẹ́lẹ́kọ̀ọ́ olè mọ̀túnmà rẹ̀ ṣe ìyẹ́lẹ́kọ̀ọ́ lẹ́mọ́ mọ̀túnmà rẹ̀ ní àbí wọ́n kọ̀ tó ẹ̀mí rẹ̀ láti sẹ́mà ọ̀tọ̀ ni tí wọ́n máa wórí wọ́n máa wíjì jama'a masalasi yunazzau li gbogbo gbà kí wá lójúṣe mi àti ìta bá ń bọ̀ masalasi kálù lọ fi ń dá olóòrùn dòdó nígbàtà tún múra dáadáa tán lọ fi ń dá olóòrùn dòdó tó dáa ara ìmọ̀ tí mẹ́lẹ̀ yóò bá nù sí tẹ́lẹ̀ta bá kírùn tẹ́lẹ̀ta bí bá ṣe ń wà mọ́sásí ó lè pẹ́ mọ́mù òde ọjọ́sámọ́ta kẹ́ni tó gbé mọ́sásí ó dúrẹ́ nọ̀nà bẹ́ẹ̀ kọ́ wa mọ́ pé wọ́n mọ̀ fi lọ́fíndà sáwọn èèyàn lá ah, lẹ́gbẹ̀ẹ́ gbági àwọn òpé bí wọ́n bá ti ẹ̀gbára wo èèyàn ní ókù ṣe tó ní gbangbala tó gbẹ́rẹ́ báyìí ní ìlú tọ́jà ní sọ̀rọ̀díyà wọ́n ká kúrò tí ọmọ náwọ́ báyìí ogun ẹ̀tí ẹ̀tí lẹ rí wọn tẹ́ lówó tó ọ̀pọ̀lọpọ̀ sọ pé ó rí adùn àwọn nǹkan tí èdè èyàn ládùn gbàgbọ́ onáàlú kéèyàn ọlọ́rọ̀ mí tí ó máa sọ ń kọ́rọ̀ kó tún mí tí ó máa sọ ń gbàgbọ́ ẹ̀rọ mẹ́jọ òṣàṣàmẹ́yẹgbọ́ ọpàá sàlìmọ́nù ni ó confirmed àti jáde sọ́rọ̀ rẹ̀ ọpá ni ó tẹ́ẹ̀ bá sì kan orí àpá ẹn tí ń sọ́rọ̀ rẹ̀ àpá ní ìníwájú tẹ́ ìgẹ jẹmọ́ àdíjọ ìsìlámù wọ́n kò rí ìjókò ìjọ abákọ́lọ́gbò tí ń dákọ wa tí ń dákọ ọgbẹ̀ lọ́gbẹ̀kan àtọmọ ìgbà wo kó kúrò kó sì ń gẹ́gẹ́ níwà tàpẹ́ ìdà labásí gbogbo tó ìwọ̀pọ̀ bá wọ́n lò ń wúkù lónìí ṣùgbọ́n jẹ́ tí ó bà ìwọ́ so ibu bí pé ń bọ̀ lọ́rọ̀ yẹ̀yẹ̀ tí ó ń fi ẹgbàgbọ́ kọlọ́run ọmọ àkọ́kọ́ kú oníṣọ̀rọ̀ lọ́ní ọmọ ẹ̀kejì tó kú oníṣọ̀rọ̀ lọ́ní yìí táwọn sí ìfẹ́ wípé kọmọ ọ̀tọ̀ pínpín kí kọsọpọ̀ òwẹ̀n tí ń pè ní àti a ń pè àwọn láwọ́ràwọ́ lùí títì mọ̀ gẹ́lé wọn rabarabẹ́ni ọmọ bá lọ nítòsí usage gbogbo prógámù tí wọ́n máa yọ ní gbogbo ẹ̀mọ́ iná mọ̀ ti dílẹ̀ lẹ́yìn àṣùsù jẹ tó ń kalùkúnlẹ̀ bí ó ṣe kàndọ́kànà ní tó bá bọ́ wà lórí ẹ̀lọ́làgbé làríkẹ̀ àmọ́ mùtàhàlìhún kọ́ọ̀mí mùtàhàlìhún ẹni yóò bá ẹni fi ọlọ́run pọ̀ ṣùgbọ́n tí ẹ ti kọ́kọ́ rọ sí alọ́pọ̀lọ́ ìkó ti fẹ̀gbẹ̀rún sí wáwọ̀ gbogbo tí bàbá fẹ́ ṣe irọ́ àti ṣíríkù òní tẹ́rbí ayọba tó bọ́ bá dókùnlẹ̀ ọ̀nà tí ń àwọn èèyàn fẹ́ wọlé wọ́n fẹ́ gbóòdì bọ́bá ti dìde fẹ́ ń tọ́fẹ́ wọlé tó jókò tó tún jẹ padà yóò tún lè fẹ́ tó fẹ́ bóòdé bóò ló ń tó ṣe fẹ́ wọ̀nú ó ní ẹmbà ti jókò ní ewé ní èyí jókò lẹ́nu ọ̀nà kò ní yó bọ́mọ bá ń fọwọ́ gbẹ́jù omi ọ̀pá òṣọ̀gbọ́n omi ọ̀dà sílá yóò sì kò tútù ọwọ́ ní ọmọ ẹgbọ́n ìrọ̀rùn ọmọ tí ń fi nǹkan alẹ̀ ẹkẹ àdúgbò yóò mẹ́rin àbálàgbà létí àtẹntóso àtàláàrí àtẹntọ́rẹ̀ wọ́n ní wàrà tí ń bẹ nígbà yàyà rẹ̀ méjèèjì bí ó ṣe gùn yóò mọ̀ wá wọlẹ̀ ẹ̀gbẹ́ bàbílẹ̀ ìgbẹ́ bí n bá ti ẹ̀ nífẹ̀ẹ́ nǹkan mi ìsá nífẹ̀ẹ́ yà tí ó sì ó sí àlìjẹ̀mù lé egbò ẹ̀yìn ju nǹkan mẹ́lọ. tẹ́ ẹ bá sì kíyèsí gbogbo àwọn oògùn tí ẹ mọ́ ṣe òun lè máa wà mẹ́ tó bá ti jí ogun ìbínú ogun tó ìta ń pè ló ogun òun náà ni wọ́n pé wọ́n fẹ́ bá ìyàwó sólẹ̀ wọ́n àtàkì ọlọ́run wọ́n fẹ́ bá kádàrà nǹkan kẹ́nu ọmọ wọ́n kan gbà kan wọ́n wá kú ọyàn 150,000 tí lẹ wá débẹ̀ wọ́n ní ọ̀rán wọn ni pé wọ́n máa fi ṣe oògùn kẹnu wọ́n mọ́ kúrò láàrin èèyàn tí ìdìbò bá ti ń bọ̀ ẹni tí ó bá ti lù gbàgbàgbà ìlẹ́jà dìbò fún ah. tó ní mẹ́kọ́ méèké ipò táwọn èèyàn gbúrú ìpọ̀lẹ́kọ́mọ̀ jẹ́ nìkan Abu Khalid Abu Siddiq labari ẹbọ kan ẹkọ àtàkà abọ́n bí ẹ̀bá wù lẹ́ẹ̀kan sí túrú lẹ́ẹ̀mejì ó lè máa bí kéèyàn máa pé ọ̀rẹ́ tó ń mú kéèyàn wọ́rẹ̀ rẹ̀ lọ kó bá ilé ìkọmọ̀ fi lè jẹun tọ́rẹ̀ rí mú ọlọ́mù àdúrò jẹmọ́ ẹjọ́ ẹjẹ́ kí a máa wà ní ìmọ́tótó kàdàkùn ẹ̀sìn wa ní bẹ́ẹ̀ sì ní ìdàkejì làwọn kan rò péyàn fi máa súnmọ́ lọ stan ẹ disappoint me so in tẹ́ẹ̀kẹ́ in tó lọ rán wa ká fọ́ lọ́kàn wa àfọ́kànmọ́ ara alamfọ́ ẹgbẹ̀rẹ̀ ẹni ara rẹ̀ ọba mọ́ ọkàn rẹ̀ olè mọ́ ẹni ọkàn rẹ̀ bá mọ́ lára rẹ̀ lóòtù mọ́ sí wọ́n ìfẹ́ àsẹ́lẹ̀ nǹkan ọlẹ́kọ̀ọ́ yìí bóò láàṣẹ wá gbọ́fà fún ìtọ́nù ọ̀láì ayé ń tẹ́ sí àwọn èèyàn tẹ́ẹ̀dì kí wọ́n fẹ́ gbọ́ ẹ̀ ó ń dùn mí o sọ́bàrán jò ní ṣetọ́nà ẹ̀sọ́ ayédáyé ìdún nígbàtí ìdún gbàgbọ́ ní gbólóhùn lá ilaha illallah ọwà dẹ̀jọ́ travel ìdún dé Mẹ́kà kò gba passport ìdún lọ Mẹ́kà kò gba visa ó tún lọ lọ́fẹ̀ẹ́ ni ah mọ́ wá pè pé mọ́kà tó ń wí ilé ìta ni ilé ọlọ́rin fine tí wọ́n bá wá fẹ́ dá sí ìdúnlọ́ mọ́ kọ́ láti lè dìlà lọ́bẹ̀ lọ́fẹ́ ó sì bẹ̀rọ ọlọ́run ọkùnrin ah, ẹsẹ́ èyàn alímù ẹ̀sá lè méjì ni ara jọmọ́ ẹ̀dẹ́ àfọlé ọlọ́mọ ìgbà tá a bá tí ọlọ́run bá mú látọwọ́ wa káwàá fi mé ilé jẹmọ́ ẹjọ́ mọ́sálásí ayé ọwọ́ ní táa bá rí tọ́dọ̀ tí mẹ́ bọ́sọwọ́ wa ló fẹ́ èlò kánò nítorí pé bí se ń tóbi lẹ́ni wa inú ń sọ fáà súnmọ́ lọ ṣe bí ń dámúlà ní kìàmẹ́rẹ̀ ó ń gàrùkú fi ṣọ́ọ̀pù lẹ̀ títí rí millions ó gàrùkú fi lè rẹ̀ lẹ̀ tọ́fà ìmẹ́yẹ millions kọ ó gàrùkú pàkì ọkọ̀ rẹ̀ jáde awà ń bí bọ́ọ̀ ní bí ó sì wá fẹ́ lẹ́mẹ́wàá lára wọn húrúmà tí mọ́sálásí ní mani olùkáfíì min dukhuli masjid mutlaqan aw muqayyadan àmbèrè padà ní o ká mẹ́jẹ tí è bá ṣe mùsùlùmí kó wọ mọ́sálásí sí ọ̀rọ̀ yẹn sínkún lẹ́nu gbogbo torí ọjẹ́ gbogbo torí ọfà gbogbo torí olè bí àgbòláláyè mọ́ jama'a lótìtọ́ ikhtalafa ahlul ilm fi dukhuli ghayri li muslimi li masjida àwọn àfá ẹnu wọn òkú torí ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ oún kàlùkú sí kèfèrí àwọn àfá wá pín sáìmọ̀ yọ̀nà أن الكافر يجوز له دخول المساجد إلا المسجد الحرام كثير لي ومسلاسي سبما ولي ومسلاسي مكة ọ̀rọ̀mí lè pé kéfèrí kò sí mẹ́sàásí tó lè wọ̀ وهو الذي أدين به ربي ومفين سلومي كفري ومسلاس إذا كان هناك مصلحة راجحة من دخوله كدعوته إلى الإسلام أو لعمل من تجسيد من تجسيس للمسجد أو تأسيس أو لشيء آخر كثيرين هو مثلا tó bá jẹ́ wípé wíwọ̀ tí ó wọ́ yìí àǹfààní ń bẹ̀m̀bẹ̀ fún ìsìláàmù nǹkankan ni àmà ń pa rẹ̀ olọ́mà ń pa rẹ̀ àwà pèpè wa bá wà sí nínú mọ́sálásí ẹni túrkí lórí gbọ́nà tán sọ́ọ̀bọ̀ káàbọ̀ farabalẹ̀ nínú mọ́sálásí blóò yóò wà tí wọ́n ní ah, wọ́n ti sí àwọn wáyà yẹn rọ́nà nígbàtí wọ́n sí wọ́n sákàkì gbẹ́rù kí pẹ̀lú méde yóò tó bló sí ọkùnrin kẹ́dẹ̀ ń o ah Mr. John hmm emmanuel o tàbá lè rí abálọ́wà eléyìí kéèlò pẹ́yà kéèlò eyín ní máa ń lò yóò jẹ ilé ni ìgbé kí làwọn afẹ́ sí báyìí mọ́sálásí máìkì sí pẹ̀rún ààrí kí lẹ́fẹ́ wọ́n sí mú kẹfẹ́ rí ọ̀lẹ́wọ́ mọ́sálásí ọ́ kẹfẹ́ rí ọ̀lẹ́wọ́ mọ́sálásí ayà máa kírun ní ọkùnrin àà ah, ah, ah. ìsìlámù òwúrọ̀ tí nǹkan tó nítùmà tó jẹ́ pẹ́ta wà gan ọ̀bá ṣe ààlẹ́ papọ̀ mọ́ àpò méjì sí mẹ́ta ní pé charles ní ìdọ̀tọ̀ ọlọ́run báyìí sí bí kèfè ní ọlọ́run ni ọlọ́run sì ti tún sọfọ́ nà níbi ìsọfọ́ wípé ọlọ́run rẹ̀ sì lọ kọ́dàkọ̀ jọ́lọ́wọ́ ìjọ́ ìwádìí jẹ̀ náà tọ́rọ̀ bá lè dá nǹkan lẹ̀ báwọn ọ̀nà lójú kanáà kí wá lè ríwá jaa fi sahih min hadith rọ́ta fi qissati Umama ibn Uthal malikuli au eh, eh, eh, sayyidu sayyidu ali najid sayyidu yamama ẹnìkan da wọ́n pè ṣù mama o ni bá àtàrà sàlám sẹ̀ríyà an sàlám ó gbé àwọn kàdìdé kí wọ́n sí ọ̀tẹ́lẹ̀mú yẹ́ lọ ní Mẹ́dínà bẹ́ẹ̀ sí lọ sẹ́mbọ̀ ní bá ń gbọ́ tẹ́nìkan sọ pé labbaik Allahumma labbaik labbaik la sharika lak illa sharikan tamlikuhu wa ma malak tẹ́libíyà àwọn kìfìrí sínú ó ní labbaik Allahumma labbaik ọwọ́wọ́ ọ̀nà mọ́kàbá ìkọfẹ́ lọ jẹ́kù rẹ̀ labbaik la sharika lak mọ̀ jẹ́kù tẹ̀mlíkùhù ìwọ́nú ní wà máa málàkì àti tó sà náà ní gbọ́nsí máa sí tẹ́lẹ̀bíà bó ti pè kéfè ilẹ̀ tí ń sọ́rọ̀ pé tí Islam ti dé irúgbé lẹ́yìn ní ẹba mọ́ kú ní tàlẹ́mú yìí ọlá mọ́ náà ni wà hún la ya'rifuna òun mọ̀ ní ọba bí ẹsẹ̀ múdé mẹ́sáájí ìdàjí farabatu bí sáàrí àti min sawari university ní ọ bá so mọ́kò kan nínú òkú mọ́sálásí àṣọkúláyà sàṣálàm igi ìdàbí ló tí wọ́n tí a là náà yẹn sọ̀kú mọ́sálásí kèfèrí ni wọ́n mú wọnú mọ́sálásí ríwáyà kẹ́ sọ pé ọkẹ́ àwọn mímọ̀ ní ọ̀rọ̀ yìí jìnà sódodo ẹwọ́n sàbí ọmọ ṣe nǹkan ní mọ́sálásí tẹ́lẹ̀ bí ó sì wà kí ní wákàtí márùn fún wọ́n sì wà máa ṣe nǹkan tó jẹ́ pé kọ̀tẹ́ lọ́rùn àbí kò ní mọ̀ sí àdínà sì fi ẹlẹ̀bẹ́ kọ́dà ń rùwáyà ní ó ṣẹ́rù ọkùnrin ni yá súnmọ́ mà á sì ìgbàsílámù pẹ̀rin dẹ́k gbogbo tí mo bọ́ ọ̀sọ̀ yìí kí ló tún rò sí o ní in tí mo sọ náà mo sọ ní òkú olórí ẹ̀sìn rẹ̀ lọ́mọ Muhammad bin túnìín túnìín ma la ṣàkírin wà ní takùtù takù dàdámi tó bá túnmílẹ̀ àwọn èèyàn ní bèèrè ẹ̀jẹ̀ ní ọ̀dá ogún lẹ́nu ó lè mọ́ tàn láàrin ọgọ́rùn ọdún ìṣẹ́lọ ni ìrùbùtú ẹlẹ́ orí pàdé túnlẹ̀ ṣe wọ́n bí ẹsẹ̀ dèjú àkọ́kọ́ tí ma dé bàtí mẹ́sá sí Allahu Akbar Allahu Akbar àwọn èèyàn mọ̀ bọ̀mí mọ̀ bọ̀mí mọ̀ bọ̀mí

nígbò òjò kẹta òṣèlọ́n bá lọ́ba gbogbo tí ń sọ mẹ́rin tí ń sọ òṣèlọ́n ní àpìlẹ̀kò ẹ̀tú fún máa màálẹ̀ ẹjọ́ wọn lọ lálàáfíà ìrìwáyà mi wọ́bá fatawajja ila nakhlin qaribatin min al-masjid bó ṣe gbábi ìsàlẹ̀ oko kẹsìn bẹ̀ wọ́n bí sásígbà náà tó jẹ́ pé dàbí òbẹ̀lẹ̀ omi tí ń lọ́wọ́bẹ̀ ní bá ń wẹ̀ bó sì wò tán múra padà owó gbọ́ra rẹ̀ lọ́bá padà bá sàfẹ́ràn oníyà Muhammad ashhadu an la ilaha wa anna muhammadar rasulullah mo sì ti gba ìsẹ̀rẹ̀ báyìí torí ìmọ̀ tí mo rí lára rẹ̀ ọ̀pọ̀ wà mú lọ́wọ́ ọ̀nà maka báyìí máa sọ fáwọn ará maka nítorí wípé gbogbo àgbàdo ìgẹ̀gẹ̀ tí ẹ ń jẹ méjìdì yẹni tí ma wá sí maka wọ́n sì gbogbo ọ̀nà ọ̀dọ̀ àwọn ànábì mẹ́bìnà yọ wà sí maka ma á sọ fún àkùnrin sí tí wọ́n bá gbá tó wá wọ́n náà nàbí kí n tó gbà sílámù kẹ́ẹ̀nà wájì hùká ábùgọ́gọ́ ìlújú وقد كان أحب ìlújú ilẹ̀ báyìí ìrí ojú kan tó fáyìí ojú rẹ̀ mọ́ tí ma ní mọ̀ ń gbọ́n pa ẹ̀sìn kan tí máa bí nínú tẹ́lẹ̀ ẹ̀sìn rẹ̀ yìí láti ìsìn lọ ẹ̀sìn lọ wá wùdù ní sàṣọ́gbọ́ èmi náà ti wá bẹ̀rẹ̀ dáwà báyìí èmi náà ti dáṣẹ́ sí oúnjẹ òní wá mọ́kà máa ń nígbà tí ebi bá pa wọn wọ́n gbàsìlámù ebi ni wọ́n fi gbàsìlámù ebi ebi ní ní sọ́rọ̀ rẹ̀ àmà tajà wa sọ́nà gbogbo ọ̀nà yamá ní ẹ̀nà kìí kẹsù pé mọ́ká ó bí ẹnkọ́ wà fẹ́mà ní mú sí báyìí olóhun ti búra ọ̀sánà bó sì dé mọ́ká ó sì múrọ̀ rẹ̀ tán lẹ́bà ní àà ṣùgbọ́n mọ̀ irú lọ́túnṣọ́ wọ́n ti chẹ́njì ara rẹ̀ sí dára nígbẹ́ labbaika Allahumma labbaik labbaika la sharika lak labbaika innal hamda wan ni'mata laka wal mulk la nínú lẹ́ánẹ́kẹ́ sọ̀báwọ́t yà fún mọ́mọ́ sọ̀báwọ́tà ó ti pààrọ̀ ẹ̀sìn ó ní wọ́n pààrọ̀ ẹ̀sìn ó ní rú kíra eh, ó lè bí ti di mùsùlùmí ẹ̀sìn ní ẹ ti fi ibi pamọ́ ṣe ẹgbà sábàrẹ́gbà ó ní kíra bá wọn ń padà oúnjẹ kan kò fòdé mọ́kànà ó sá padà sí yàmáàmà nílòrí yàmáàmà ó sì kí gbogbo àwọn èèyàn rẹ̀ jọ sẹ́mọ̀ pé ìrìn lè rí nǹkan kọjá burúkú tí ń sí islam ilẹ̀ ẹjá jọ máa sí láwọn ìyàmá gbà islam kọ̀ọ̀kan ọba gbogbo àwọn oṣòwò sọ̀rọ̀ gbogbo àwọn alágbàdo àwọn eléré àwọn lọ́kà bàbà nǹkankan ọlọ́mọ́kà máa wọ́n ní olóríwà ẹ̀yìn sí ẹ̀yìn pẹ́kùn ọ̀tún ọlọ́mọ́nú lẹ́bà tó sọfá náà ní ní nǹkan ọ̀bàdé mọ́kàmà ní ojú bá dé pẹ́kùn oríṣi bá ní kílà wọ́n sẹ́rà ẹbí ànẹ́bì ni máa sọ pé adájú pọ̀ ẹjá kọlẹ́tà sí òun náà lágbára ẹ̀ká tàbílẹ́ta pé ìlànàrí ṣe bí ń gbà tó dé tó ní a máa sin lọ́yìn ara ń tọ́ ọlọ́pàá wálàṣẹ́ ni pé ká máa dàbí pọ̀ ibọ́ bá àti ẹ̀bọ́ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ sí bá wà bí rẹ̀ náà rí ẹwọ pèsè lẹ́ntẹ́fẹ́ pa tẹ́fẹ́ àmì bíbọn ni a ní sí ní kìfìrì ó ṣe ọlọ́pàá ní ẹ̀bá ní ṣe ń gẹ fún ẹwà mọ́ ẹwẹ̀ mọ́ ọlọ́run anábí ni a ti fún ẹgbọ́dọ̀ pàó ẹfì fún ọmọ ẹlẹ́pọ̀ mọ́ lọ ẹgbùn tó tàbí sọ́rọ̀ wà láàrínàbí wà lọ́rọ̀ ó ṣe ọlọ́run papòdà Musailima al-Kadhdhab lọ́bá jìdì ohun tó lánàbí mi báyìí oníkìlẹ̀ kọkọ̀ sásun àwọn Banu Hanifa ṣùgbọ́nmà wá kó gbogbo wọn jọ ní ẹ̀yẹ ìyàní ṣe ẹ̀rí pé àdánwò tó dé ẹni ọba kó bẹ̀ yọ ọba lọ ẹni tó bá lọ wọ́n bù sí sí yóò mì ṣùgbọ́n ẹjẹ́ adó tọ́lọ́run torí ni ọ̀gbọ́rí pé ànàbí méjì wá pọ̀lẹ́ kẹ́kẹ́lẹ́ sí irú àwọn àyè tí wọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú kí àti ẹ̀ tí wọ́n fi sórí bú pẹ̀lú mọ̀sáìlẹ́wà

kèfèrí jẹ́nàbà ń bẹ lára rẹ̀ wọ́n so mọ́ mọ́sálásí torí kíni àwọn afẹ́kàn fà kí sọ yìí kájọ àwọ́ta jẹ́ tó lábùrẹ̀ ní àṣírí ọ̀rọ̀ àwọn mímọ̀ pọ̀lú rẹ̀ o ni wáfdù nàìjíríàn àwọn kìrìsìtẹ́nì ní tẹ́ ń gbé nàìjíríàn jẹ́ umaru food wọ́n wá sí mẹ́dínà wọ́n ṣùgbà islamu fàhánà wọ́n tó sọ láti hìn tẹ́mù tí a mọ́ ń ṣe bá tó ní ọba ń kóra wọn jọ mẹ́rin kẹsí sọfánà bí amẹ́ríkà nínú àṣọ àbàdì oṣèlú ní dàrúhùn ẹ̀fẹ́ẹ̀lẹ̀ ẹjí wọ́n sẹ́sìn wọn wọ́n sì bọ̀sẹ́gbẹ̀ kan mọ́sálásí ẹnu kun ìtẹ̀ ìpípọ̀ ṣùgbọ́n màáfà ọwọ́ pé ìtẹ̀yẹ tàjáwùlù tó ní lọ́dọ̀ àwọn mímà ọ̀pọ̀ ọ̀pọ̀ tó bá ti ẹ̀jẹ̀ pé ọba rí bẹ̀ẹ̀ náà tó tọ́ a jẹ́ pé lára mẹ́sẹ́lá táìsọ ni pé kèfè ilé wọn mọ́sálásí a ní yọ̀ndá kẹ́kẹ́ sí kejì fún wọn tó bá jẹ́ táàrin kan pé wọ́n gbà sílámù káàsì rápẹ̀rẹ̀ ẹ̀lẹ́ àwàmọ̀ ìwẹ̀ tí sùmọ́mọ̀ lọ ni àbí àti jẹta ni a ti ń so mẹ́lẹ̀ kí اختلف من في هذه المسألة ọ̀rọ̀ méjìlá ní lórí ẹ̀ ọ̀rọ̀ wá jẹ́ àgbà ọmọkè àgbà ọmọkè Abu Hanifa lọ dàgbà jù náà wà fún amẹ́rẹ̀ ẹ̀ Imam Maliki tẹ̀lé Imam Shafi'i tẹ̀lé Imam Ahmadu tẹ̀lé nínú mas'ala Abu Hanifa àti Imam Shafi'i ìní ẹjọ́gbó lásọ pé àgbà kan àwọn sọ wípé súnnà ni wà mustahab ọdá pọ̀ bẹ́ẹ̀ ó ń tàn wó sí ṣùgbọ́n kí èsì dẹ̀dẹ̀ Imam Malik àti Imam Ahmed wọ́n ní dẹ̀dẹ̀ ni tẹ́mbáwẹ̀ àwọn ẹni àkọ́kọ́ kí lẹ̀ rí yí wọ́n ni ẹ̀rí àwọn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ẹgbà Islam tí àmẹ́bí ọ̀pá wọn lásẹ̀ ìpínlẹ̀ lọ́rùn ọ̀rọ̀ kejì ni pé bẹ́yìn ẹ̀yìn ọ̀rẹ́ rẹ̀ ẹ̀rí wà àwọn ìbáṣàmù pọ̀ kọ́ Sùmọ́mà nígbàtọ̀ gbá ìsìlámù yìí torí ìsìlámù ló fi lórí ìwẹ́ bákanáà a ń pẹ́ nìkan ní kọ́ìsù ibn Asim fúra nábì ló ọlá lọ́wẹ̀ nígbàtọ̀ gbá ìsìlámù idhabu lọ fún mẹ́wẹ̀ àti kò fi kóra so ìdán mọ́sálásí lára àpẹẹlẹ tó ní fún kéfèrè tó bá gbàsìlámù tó bá wẹ̀ tí ó bá wẹ̀ kò sí nǹkankan ṣùgbọ́n torí pé in tó di ọ̀rọ̀ yìí sẹ̀fọ́mọ̀ pa jẹ́nàbà ti wà láàrin kankan hàn ah, alìsìlámù yẹ jù bùmà kọbùlà ló di mímọ̀ padà jẹ́nàbà ti bẹ̀rẹ̀ ìtẹ́lẹ̀ kò nímá púpọ̀ kò nímá ṣùgbọ́n kéèyàn wẹ̀ àpọ̀lọ́dáàpọ̀ kòrójá mẹ́lẹ̀ fìláàfì kọ mú bà sí àríyànjiyàn kankan nínú àlàmọ́ ní rẹ̀ ọ dáàpọ̀ ṣùgbọ́n tá bá rẹ̀ tó gbé fátíwá wá tí tàbí èso e kèfèrí mẹ́bẹ̀ a máa tọ́jú bẹ̀. bákan náà èyí tó sì lè mú wájú ọwọ́ bẹ̀ o náà ni maslaha àǹfààní kan sí kejì torí ànẹ́bì fẹ́kẹ́ ni ọgbà islam gbogbo tó fẹ́ kórí náà nù ọwọ́ rí látàárọ̀ dalẹ́ jọ́kìní látàárọ̀ sallallahu alaihi wasallam ó sì jẹ́ ẹni tó jẹ́ pé ọ̀nà rẹ̀ láti fi pèpè kò sí ọ̀nà tó fún jẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn àfáwọ́ wá ní àjẹ́rẹ̀ wọ́n ni yá ti lè jẹ́ nàbí yù làhú wà tọ́wù lẹ́dìí يرجو بلا عنف ولا حرمان ويقول جاهلهم بمسجده فلم يزجروا بالتعنيف قبل بيانه إن المساجد عظمت حرماتها ليست لهذاك العذا بمكان النبي صلى الله عليه وسلم

àgbọ́dọ̀ lẹ tọ́lẹ̀tì àti mọ́sálásí pọ̀ àìlẹ̀ pọ̀ lè anna dàwọ̀rọ̀ tìlìmìyà buyútù ṣẹ̀yàfẹ́ ilé àwọn àlìjànú ni tọ́lẹ̀tì àìkọ́ọ̀pọ̀ mọ́sálásí ó dùbáyì àwọ̀ àkọ́tọ́lẹ̀tì sọ́tọ̀ sí ṣùgbọ́n tàwọn obìnrin a máa ọmọ mọ́sálásí lókè nítorí pé wọn òpinlẹ̀ ni wọ́n máa wá mọ́sálásí gẹ̀ nípìlẹ̀ ìkọ̀ọ̀kan wọn ìgbẹ̀ ni wọ́n máa wá BBC tí ó wulẹ̀ mú ìjẹ iléèṣù máa jẹ́ léèṣù òní ìṣẹ̀lẹ̀ níbi ọ̀rọ̀ tí wọn ọ̀rọ̀ alìbà ni tàfífù ìdẹwọ́ ilófùwà bẹ́ẹ̀ ara rẹ̀ náà mani agbọ́dọ̀ máa sàbògító ibẹ̀ púpọ̀. Wọ́n yóò tó takété náà ní tó jẹ́ pé tí bẹ̀bá rùn yọ́ mọ̀ dé mọ́sálásí, agbọ́dọ̀ máa sàbògító ibẹ̀ púpọ̀ lè annal masajida tunazzahu anir rawaihi al-kariha. As'alullah ar-Rahman an yaj'alana wa dákùjọ́

ayé ìpáyà wa sọ́dí fọkànbalẹ̀ ayé ìfọkànbalẹ̀ wa mọ́jìkí payọ̀ rọ́pù rẹ̀ bí hakila haula wala quwwata illa billah alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal ard وجعل الظلمات ثم الذين كفروا بربهم يعملون احمده واجلله وامجده واكبره واشكر نعمه ظاهره وباطنة واشهد ان لا اله الا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم نسلي ونسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أمتنا قد أمر الله سبحانه وتعالى في مواضع كثيرة في كتاب التقوى قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا المساجد بيوت الله أضاف الرحمن إلى نفسه تشريفا لها وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا ولكن لهذه المساجد ممنوعات جاهلها كثير من المسلمين وقد ذكرنا لكم بعض هذه الممنوعات في الخطب الماضية من الشراء من البيع والشراء وكذلك رفع الصوت بما لا فائدة فيه وكيف بنى أمير المؤمنين بن الخطاب روحدة قدام المسجد وأعلن على رؤوس الناس أن من أراد أن يغلط أو ينشر شعرا أو يرفع صوتا فليذهب لهذه الرعبة أمتنا من هذه الممنوعات تنزيع المسجد من من الروائح الكريهة وقد نهى رسول الله صلى الله عليه وسلم من أكل الثوم أو البصل أو ما قام مقامهما من الروائح المستكرهة حتى وإن كان من آثار الأطعمة أو رسول الله صلى الله عليه وسلم من دخول المسجد من أكل هذه الأشياء رسول الله صلى الله عليه وسلم هذا بقوله فإن الملائكة تتأذى مما يتأذى منه بنو آدم أمة الإسلام الكافر نجس قال الله سبحانه وتعالى إنما المشركون نجس فلا يقرب المسجد وهم بعد عن هذا لذلك قال بعض أهل العلم لا يجوز للكافر دخول المسجد حتى يسلم فإذا أسلم له أن يدخل المسجد لكن هذه المسألة مسألة خلافية نعم هو نجس لكن ما المراد بهذا النجاز والكفر أمة الإسلام إن الله سبحانه وتعالى قد طهر بيته وأمر نبيه إبراهيم بعد بنائه مع ابن إسماعيل بعد بناء من بعد تجديدهما بناء الكعبة بقوله وأن طهر بيتي لمن؟ للطائف والعاكف والركع السجود أمة الإسلام دخول الكافر المسجد لهذه الم... لأهل العلم في هذه المسألة أقوال جاب بعضهم إلى أنه يجوز دخول الكافر المسجد إلا المسجد الحرام لقول الله تعالى فلا يدخل مثل حرام بدأ من هذا وكذلك ذهب بعضهم إلى أنه لا يجوز للكافر دخول المسجد البتة وذهب بعض أهل العلم وبهذا القول أدين ربي سبحانه وتعالى أنه يجوز للكافر أن يدخل المسجد إذا كان هناك مصلحة راجحة من دخوله كدعوته إلى الإسلام أو كأمل منه من وقد ذهب بعضهم إلى أن الكافر له أن يدخل المسجد إذا كان هناك مصلحة راجحة من دعوته للإسلام أو لإقامة عمل ما في المسجد لا يجيد إلى هو وقد أباح بعض أهل العلم دخوله من أجل هذه المصلحة واحتجوا بما جاء في الصحيحين من حديث أبي ورد رضي الله تعالى مرضاه في قصة ثمامة ابن أثال سيد بني حنيف من اليمامة بارك الله ورحمة في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباد المصطفى عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لقدر واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام يجوز للكافر دخول المسجد بمسألة راجحة كما جاء في قصة ثمامة ابن أثال هذا وقع أسيرا على يد سرية بعث رسول الله صلى الله عليه وسلم على خير بقرب المدينة فلما جاءوا به ربطوه بسارية من سوار المسجد فأتوا رسول الله وعرضوا عليه الإسلام فعبى ثم جاء رسول الله صلى الله عليه وسلم في اليوم الثاني فقال ما عندك يا ثماما فقال يا رسول فقال يا محمد إن تنعم تنعم على شاكر وإن تقتل تقتل ذا دم وقد جيل القوم معرفة هذا الرجل فقال موسى صلى أما تعلم أما تعرفونه فإنه سيد بني حنيف أي من آل النجد ثم في يوم الثالث كذلك حتى تركه رسول الله صلى الله عليه وسلم ثم أمر صلى الله عليه وسلم بإطلاقه فلما أطلقوه توجه إلى نخل قريبة من المسجد فاغتسل من هذا من مائه من مائها ثم رجع إلى المسجد وتشهد وآلن إسلامه ثم توجه إلى مكة ثم أعلن إسلامه على رؤوس قريش ثم قسم بأنه لا يسلهم من عند لا يسل قريش من النجد شيء من شعير ثم طلب منه قريش أن يعفو عنهم بعد دخول الإسلام لكنه عبى فلما رجع إلى قومه جمعهم وبدأ يدل الإسلام واستجاب لدعوته كثير منهم حتى أسلم كثير من النجد ومنع قريشا من شعير ومن حنطة من من نجد فلما ضاقت نفوس قريش بعثوا كتابة رسول الله صلى الله عليه وسلم يطلبون منه العفو وأن يكلم لهم سمامة ابن أثان ففر صلى الله عليه وسلم ذلك لأنهم دعوه دعوه دعوه إلى صلة الرحم صلوات ربي وسلام عليه وقال الله صلى الله عليه وسلم أطلقه لأمر من الله سبحانه وتعالى فلما فارغ الله صلى الله عليه وسلم الحياة وجاء مسيلمة يكذب على الناس ويدعي النبوة قام سمامة قيام خير وقام داعيا إلى الله سبحانه وتعالى وحذر قومه حتى رجع كثير منهم من من من اتباع مسيلمة وأفاد الله سبحانه وتعالى به ونفع الله تعالى به كثيرا من أمته مصداقا لأمر صلى الله عليه وسلم ولفعله صلى الله عليه وسلم أمة الإسلام الاتسال للكافر بعد إسلامه محل الخلاف عند أهل العلم وقد ذهب الحنافية والشافعية إلى أن هذا الاتسال سنة ومستحب وذهب المالكية و والحنابلة إلى أن هذا الغسل واجب لماذا؟ لأن الرسول صلى الله عليه وسلم أمر ثمامة بالابتسال كما أمر قيس ابن عاصم لما أسلم بالابتسال من ماء فهذا الخلاف بينهم ولكن الأفضل لمن أسلم أن يبتسل خروجا من من الخلاف وهذا هو الأفضل ومن لم يبتسل فلا شيء عليه بكسر أسلم فالإسلام يجب ما قبله أسأل الله تعالى أن يوفقنا وإياكم وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون احسنه اللهم ربنا اعز لسوء المسلمين اللهم ربنا اعز لسوء المسلمين ودمر اعداءك اعداء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا امنا ربنا بما انت اهله فانت اهل التقوى واهل المغفره ولا تؤمنا بما نحن اهله فمن اهل الذنوب والمعاصي اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه ليائك يا ارحم الراحمين ويا اجود الاجملين عباد الله من ربكم سبحانه وتعالى امركم بامر في بنفسه وصلنا بملائكته وثبت بكم قال الله سبحانه وتعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود المسدود القائم هي ثابته من نسي الصلاه علي خطيئه طريق الجنه اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا